النبي صلى الله عليه وسلم sọ wípé ọkùnrin kan òun ní obìnrin rí àti kóbìnrin ó ti lẹ lébẹ̀lì orí ibú kan sí kejì mọ́lá yí ọkùnrin wọn bó ti mọ̀ ní ọmọ tọ́kùnrin bá ewé ní obìnrin obìnrin ti pálá ìmẹ́yẹ ẹkún sára wọ́n ewé ní wọn sáàtù wá máa wòrán náà láì ní ewé ní wọn kí nǹkan tó bá jẹ̀bí ó ti wá di omi gbóná àtomi tútù tó bá ti ó dàpọ̀ wọn ò lè yẹjú ẹ̀mà lórílẹ̀ ọ̀nà àfàtí sánmà èyí tẹ́dà lè ṣe mẹ́ nínú kẹyọ́n sí gbogbo ẹ̀kọ́ domi gbóná kẹ́ áàdì omi gbóná tó ju méjèèjì lọ mọ́ wa kí wọ́n máa gbóná lẹ́fẹ́ ìyọnú ara wọn padà ẹni kẹ́kọ̀ọ́ tó bẹ́rù ilẹ̀ ọba dẹ́gbà nìkan ilé rẹ̀ yẹ dúró padà àrùbọ̀ sallallahu alaihi wasallam aláàfẹ́ mẹ́ ìdí tó fi búra àti tó ń sọ kò sí ọkùnrin ọ̀run tó lè fọwọ́ sọ́yà wípé ohun ọkọ̀ obìnrin àdánwò ni a mọ̀ wá bẹ̀lọ́n kọjọ́ ọmọ mọ̀rọ̀ àdẹ̀wò bẹ́ẹ̀ kọwa àdẹ̀wò ni ṣùgbọ́kọ́ ọmọ lórí ipa à kí ló bẹ́ẹ̀ ṣe rúmi dìndì kọ̀ náà àwọn tó ọgbọ̀n tẹ́ bá wá rí obìnrin àtọkùnrin tẹ́ kọra wọn ohun tó bá rẹ̀ sí tẹ́ fi lè ṣe dáadáa tẹ́ fi lè ṣàtúnṣe ó ní kẹ́ ẹ̀jẹ́ àjọṣe in tí ó fi ṣe ṣùgbọ́n lábẹ̀ emejikawo mọ́ ẹ̀mẹ́jì káwò gbé igba ayẹyẹ kájọ kájákùn lọ́gbà ẹ̀rẹ́ nítorí ọ̀rọ̀ ìyàwó àtọkọ ẹn tí a fẹ́ sọ̀dọ̀ lórí ibú òní ẹfẹ́ kọ́ máa dásí in tí fe kada wa ẹ sì fẹ́ kádá ẹ̀tún wá ní tẹ́ẹ̀bà tí súnwó ọgbọ̀rọ̀ ò ní pé ẹ má sọ àwọn obìnrin dọ̀sán ẹ má méjì obìnrin débi pé àhàn ah, ah, ah, lẹ́yìn ilé ò ti fẹ́ sọ mìdó lórí búkú báyìí tí è tí méjì mẹ́rin má sọmọ́ àbá ibi ẹba ẹgbẹ̀gbẹ̀ ò lè bá débẹ̀ èyí mọ́lẹ̀ tí wà bá débẹ̀ Ànábì sallallahu alaihi wasallam àrùsọ́rọ̀ bọ́n jẹjọ àti sọ ti ìwá àti ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ aṣe tó fẹsẹ̀ mọ́lẹ̀ lára àwọn nǹkan tí ó fi sí ànẹ́bì tí ó fi bí wípé ànẹ́bì sọ in tó jẹ́tọ̀ rẹ̀ ọfẹ́ sọ di èèwọ̀ fún rẹ̀ ọ̀rọ̀ wà ní kí ló tó fún lẹ́mọ̀ra ara rẹ̀ méjì àfi sahih لما مسلم من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها هي وإنشاء رضي الله تعالى عنها وأرضاها والنبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل صحيح النبي لايكي يا هو dúdú اسي sì وي بيبو pípọ̀ من لاوي táàdì láìkì nǹkan dúdún sọ́rọ̀wátọ̀ rọ́bí wa sọ́lọ̀mà aléyìn bẹ́ẹ̀ mẹ́mà gbọ́dọ̀ rí wà kánà yẹ́dìnà ìdá sọ́lọ̀m asìrì yẹ́dìnà min nisa'i dákọ̀lá nisa'i fa yẹ́dìnà min hun kí ó tọ́lọ́n sallallahu alaihi ìyàwó rẹ̀ mẹ́jú riwaya mi ti jámọ̀ ìpé ma wá bádá báadá ṣubú iná àti sọ méjì lójúmọ́ àmì ma sọ́rọ̀ àwọn ìyàwó rẹ̀ gbogbo wọn káríkárí yóò wà lẹ́yìn àṣọ́bá láti kí ṣubú ìtàn kò sí wá sí fáwọn èèyàn ní ni ma ń ṣe yóò ma kí wọn káàrọ̀ yóò sì ma ṣàdúrà fún ẹkùsòrò àpàdé ọlọ́n dáadáa tọ́rẹ ásìrì yọ́ wà bá mọ̀nájú tí kan sí kejì inú wọ́n bá nílé ohun tí a bá ní ọ̀rọ̀ tí a fẹ́ jọsọ wọ́n jọsọ ẹlẹ́à bọ́ bá ti mọ́ ọmọ ọkọ̀ yíò wà yìí fún ṣùgbọ́n ó lè fi tí bá ti pá mọ́kọ̀ yìí tí ń ṣiṣẹ́ bóòjí ojí mi yóò lọ látẹ̀yìn àṣùbá yóò wà dé lẹ́yìn iṣẹ́ ọwá níwò ìsẹ́ àrùsúnnà tó ní ìwádọ̀ ní lẹ́yìn asìrì wọ́n jọra wọn nígbàtí gbogbo ẹni rẹ̀ bá bọ́ fún ọ̀sẹ̀ yọ́ mọ̀ wà ní ààyè tí èdè òfin ní pàwọ́. Ànábì sallallahu alaihi gbogbo wọn mọ̀ ìgbìyànjú kámàrà sí bí ṣe tààrí tó rẹ̀. Bọ́nà bí ṣe wá tún bá tó yìí tí ọ̀sẹ́ ń dá tó àwọn ogbe ọkùnrinlẹ́mì. Ọ̀kan náà mọ̀ náà sọ fún wípé á ọ̀rọ̀wọ̀ obì kámọ́ ọlọ́njọ́ gbogbo bàtẹ́mì àti yí bá wọ́yìn níjọba alìkíyàmà méjì àsáfẹ́ kú àwọn ayawa ẹmà wà gbà nìjẹ́ mẹ́bà yóò kíyàn wá wọ́yìn pé ya lágbàjá ya Umar

ó ti wọ ọ̀dọ̀ ìyàwó zẹ́bẹ̀ bí jash ìjẹ́ ẹ̀yìn asìrì ẹ̀ fàtàbàsà akẹ́rọ̀ mẹ́ kánà yà tẹ́bìsì wọ́n wò pé ah, kí ni wọ́n jọ ń sọ nù lẹ́tọ́ tó báyà ààrẹ ah, ah, eh, eh, eh, ó mọ̀ sí pẹ́bí lọ́dọ̀ lágbájá wọ́n bá kọ̀rí sọ́dọ̀ ìyàwó Hafsa tí ó jẹ́ ọmọ Umar radiyallahu ta'ala anha nọ́dọ̀ bọ́sí-bọ́sí Hafsa ní ohun alìsàfẹ́ àti wà lọ́dọ̀ Zainabu láti tipẹ́tipẹ́ láti kọjáde mẹ́ kí ní gbó mú mẹ́ ọ́sọ̀rẹ̀ àmú ó sì wá lè kọ́lẹ̀bọ̀ ah, wọ́n sàrí gbára wọn mú lórí pé à ẹjẹ́ àṣìṣì ìwò ó bá jẹ́ pé ọkọ̀ wọn kò sí àwọn olùbá sọ̀rọ̀ sẹ́mọ̀ obìnrin olùmẹ́sìkìsì wà in tó bá pé obìnrin lè bèé máa sí tí ó bá ní obìnrin wo òun ni ò ní kọsẹ̀ lọ́dí ọkọ tọ́kọ ò ní rí mẹ́rá sí ní pé bó ṣe ọlọ́run ò sì sọ pé kí ọ máa jẹ yí ẹwà ń jọ ń lọ díẹ̀ díẹ̀ obi mọ̀kìní díkejì díkẹta díkẹni díkarùn ẹ sì fẹ́ yàwó kankan lé ó tó wá kú sáájú yí obìnrin tó dáájú ọgbọ́n kú sáájú yí obìnrin tó bá ti fẹ́ dáájú yóò kú sáájú ọkọ torí gbogbo ẹ̀lìkì àmà tí wọ́n bá ní ẹwà sọ ń pa rẹ̀ ọ̀tọ̀ ní gbóṣe ilé ọ̀tọ̀ ní jẹ́ sọ àwọn àgbàlagbà ní wọ́n pẹ́kọ́kùnrin tó mọ̀ ìpé ilé ló bá gbélé obìnrin ọ̀tà sí òkúta òsìnà tó tó òkúta ń tutù bẹ́ tó bá fọ́ọ̀kàn láàrọ̀ tutù rẹ̀ gbọ́dẹ̀ ẹ̀kẹ̀dẹ̀ tutù rẹ̀ ọwá àdíjọ́ kan ọwá bóde lọ ọwá rí ní òkúta mi ọwá pọ̀lọ́ bó ṣe dínà ni obìnrin hapuranta ọ̀hádìí ìbáṣàwò ó sì lọ sún ó sì lọ rí fẹ́ ọkùnrin kiri ó wọ́n ní kí ló dé ó ní kí wọ́n mọ́bà níyàwó lóun nítorí sí tẹ́ ìsinmi tó kéré wasallam wọ́n àyílẹ̀ sọ̀kalẹ̀ fún ọlọ́rin bá àwọn obìnrin fún lẹ́sílìsì kí ní ṣe mẹ́ kí ní tó fi tọ́rọ ọ̀dá afsọ ní ẹ̀ di àjọ plan fún mẹ́tàbọ́ha àgbẹ́bì lẹ́ sọpá wọ́n plan fún kí wà ń tí ẹ plan kí lẹ fẹ́ mú wọ́n bí plan plan ní pé a dálẹ́kùn ọmọ wọ́yà ká wá sí ní ṣe bọ́ ọmọ pé innahu kariha ar-riha al-khabitha ọ̀láìkì kí wọ́n sọ wípé òórùn tí ọ̀dá ń jáde lára rẹ̀ àríbí kò rẹ̀ ta ló ń tọ̀ wá fi ti ẹ̀jọ ẹn tó rò pé bóń bá ṣe ń dọ̀kì tó nílò ó ṣe jọ́rì ọlọ́n gbogbo ẹni tí ìbá ní ìtì èsù yára kó sílá ju nǹkan mí lọ sí gbogbo wà lọ́pàlùkú wọ́n sàbárùkù tó rẹ̀ witness lásẹ́ ọwà ní tó sì òfin súnmọ́ yà witness ó múra dáadáa ó tún lọ fíndà tọ̀ dáa àwọn èfẹ́ gbọ́ òórùn tó dùn wọ́n èfẹ́ gbọ́n tọ́ dáa ilẹ̀ fi máa bá wọn lórí àtàn tọ́ ilẹ̀ ti jẹ́ bóò ló ṣe báyàn lẹ́ni ọlọ́n tó ń foríbalẹ̀ fọ́lọ́n kíyàn máa wọ́nda wí àkùsù méjì oníwàlá Nàìjíríà náà ní díẹ̀díẹ̀ ń bọ̀ fún ọ̀rẹ́ bí sànánà gbogbo àwọn ọ̀sẹ̀ nǹkan kẹtẹ́ ìlẹ́gbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ kí o wá mọ̀ sí kí ọ̀tà wọ́n ní ọ̀rọ̀ owó tó ẹkọ́ máa fi bọ̀rọ̀ ṣe tí èmà fọ̀dàrí ààrẹ olóòwò máa tẹ́lá pé ọ̀tà wọ́n mọ́sílásí tó ti jọra wọn ṣe pẹ̀tẹ́ lómìnà ọlọ́ni àmà títẹ́ àmàmù kọ̀kọ́ bọ́ọ̀ mùsùlùmí ọlọ́ọ̀fọ́ ní rọgbà ẹni tí wọ́n wú ọlọ́ọ̀kan yóò máa sí èmì dìí pé irúgbọ̀n àbí esi jígbèsí somẹ́yàn kàkàkì bóòlì ìsìlẹ̀ yíò ṣe jọ́

omi nǹkan fi dábó sí dáì anúbàṣà sọ́lọ́nù ọ́nláìkì mọ̀tótó ó sì láìkì ìgbàdúrò ó wá dìjọ́ náà wọ́n ní ìntáàsì ní wípé ẹjẹ́ aṣọ wípé àgbóòrò lẹ́nu rẹ̀ tó bá ti jáde sí ọ̀dọ̀ tẹ̀ kọ́rọ̀ yàwá Zainab ní ìwáyà tẹ́lẹ̀ ọni ah alifisa sọ́dọ̀ ah nígbèrè àti ń bọ̀ tí ó ẹ̀rùn bú bàrìbàrì báyìí àríbí ah! ni ah ṣe tó sọ ní ní

gbogbo fíìrì yẹn ní mẹ́rún bìnàbìnà bí omi pàmà ẹmà ti gbóhùn omi pàmà rí tàbí sọ́kèwé ti yọjọ́ ah, ẹwọ ẹwọ ẹwọ ẹwọ obìnrin ẹ̀dàkùn kí ló bí ọ̀wà lè plant tí ó bá ṣe Ah, ó sì ọlọ́run ni ìwà tó ń sá ah. ọ̀dá èsì tó dé yàrá zainabu kó tó gbé ilẹ̀ kìí tó mọ́ yàrá ìyàwó rẹ̀ aláàlì rẹ̀ kó gbóyìn fọ́nbẹ̀ kó bá àbí fọ́nbẹ̀ kó gbọ́gà fọ́nbẹ̀ aláàlì rẹ̀ ni annabi sallallahu alaihi wasallam ọba buwa bẹ́ láyé òun sí bẹ́ mọ́kàdá Hmm. ṣùgbọ́n kẹmù sọwọ́ ẹ̀sì báyìí o a bá gbẹ̀yìn pé kẹni àti sẹ́gun ẹ̀ báyìí kò tó dí ọ̀dọ̀ Zainabuma pọ́sọ̀pọ̀ ìsìnkẹ̀lẹ̀ o òòtún ní oníkà tó òtùn lọ́dọ̀ rẹ̀ ríwáyà ọbẹ̀ ẹ̀rọ ọmọ Muslim

Sauda bintu Zama'a àwọn ni wọ́n kù ní ìyàlé ní Akidu ìyàwó ìṣàníyàkù ní ìyàlé ah, ìyàwó ìṣàníyàkù ní ìyàlé ní Akidu ìyá ẹ̀ ló kù ní ìyàlé ní Dùkúl tó gbọ́n wọ́n fẹ́ ìyá wọ́n fẹ́ ìyàwó ìṣàsáájú ìyá yẹn ṣùgbọ́n ìyàwó ìṣẹ́ tí ìtò Sauda bintu Zama'a àwọn sì tó ju ìyàwó Khadija lọ nígbàtí ìyàwó Khadija papòdà akírígbé tánà bí o ṣe ìyàwó Aisha ló ṣe lórí kèsí tó gbé obìnrin tí wọ́n wà fẹ́tọ̀ ti tó gbé ohun tó bí ìyàwó tó kú lọ ìyàwó tó sì kú in tó bọ̀rọ̀ wọ́n ṣe ọlọ́run Sauda wípé wọ́n sí àṣírám ọm pẹ́lẹ́dọ̀ Hafsa kí ni kásì ìyà ní kí ni wọ̀rí pé kásì àgbàlagbà ni màmá mọ́wọ̀ wípé àwọn obìnrin tí wọ́n sàfẹ́ jagun àwọn èwé e, e nídi tí wọ́n ti ń kó wọn pẹ̀lú ogun wọ́n e nídi wọ́n béèrè pé kí ó dáfẹ́ fi jagun tàbájà kẹta fẹ́ rí mẹ́ kí lọ́pàá fẹ́ rí jà wọ́n sàfẹ́ alhamdulillah wọ́n jọ sọ pé ìtawò òsìnà kọsá ọjọ́ papọ̀ kí ni káwọn wá sọ ṣe rí tó bá jẹ́mi àti ó tún sí díẹ̀ ẹjẹ́ báyìí ṣe rí tẹ́ẹ̀wì ẹ̀gbọ́n báyìí lọ́dọ̀ rẹ̀ lẹ́wì tí ẹjẹ́ pé sọ̀fíyà náà àwọn bí mẹ́ta báhùn tẹ́gbà tí ń lọ́dọ̀ tí in tí ìbá sọmí tẹ́yìn náà sọ́wọ́ yà sọ́rọ̀ náà ti gbọ́ wọ́n ni wallahi ma kana illa wa huwa inda al-bab kọ̀pẹ́ àbí bá dé ẹnu ọ̀nà àwọn kí a káwọ́lá sí bẹ́ẹ̀rẹ̀ náà báyìí àbínúwò ìgbẹ́gbẹ́ òsìn bí àfẹ́ àlúbí ọ̀rọ̀ ah sáwà yìí nìkan tí ní tí zẹ̀rẹ̀ wọ́n mọ́rọ̀ ìyàwó wọ́n mọ́rọ̀ ìyàwó Sofia ẹ̀nà ṣe bẹ́ẹ̀ ah kí a nìkan ọ ni a ọdún sí ní gbogbo tí ń bọ́ ibi gbogbo rẹ̀ ni àdúbí wa ní ọdá ìní rẹ̀ mà láyé kí n tún mú rí ayàbá wípé ya nabi annabi ma ahalla Allahu lak in tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó tilẹ̀tọ̀ ọ̀rùn sára bí tẹ́bùtẹ́bì mọ̀rọ̀bọ́ta àzíwájì ọ̀rùn wáyọ̀nú àwọn ìyàwó rẹ̀ ṣe bí gbogbo olóò ìyàwó rẹ̀ àwọn àfáwà ní kíló brákẹ́tì ìjọ àwọn méjèèjì ní ìwáyà títí títàkọ̀kọ́ta sọ pé ìyàwó Hafsa àti ìyàwó Aisha nẹgbẹ̀sẹ̀kí fún ọba dẹ́bà lọ́pọ̀ méjì mẹ́ ṣùgbọ́n àwọn àfà ní nǹkan yẹn ń ṣẹlẹ̀ ní olí ànẹ́bì ní ìgbà míì sí ìgbà míì ni kíta kọ̀kọ́ ọ̀ṣẹlẹ̀ rí tẹ̀ẹ̀kejì náà oní ọ̀ṣẹlẹ̀ rí inú ètò ṣẹlẹ̀ àti ìdòdí eléyàn ni alọ́sọ̀tọ́lá ń sọ bá fún ìpé láìlọ́lá méjèèjì in tatuba ila Allah tẹ́ bá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run faqad saghat qulubukuma nígbà túbà yí ma fọ́kàn yí ma ṣùgbọ́n tẹ́ bá túbà bẹ́ẹ̀ ṣe ṣe ní ìtẹ́ tẹ́ tún pẹ̀tẹ̀pẹ̀rọ mi lórí ànẹ́bì mi tẹ́ fẹ́ fi rọ́kàbalẹ̀ Ọlọ́run yọ gbà lọ́wọ́ yín kí ó tọ́lọ̀ fi ń sọ bẹ́ sí ẹ̀mẹ̀ ọ̀rọ̀ yẹn tàbá gbọ́nà ọba lọ ń bẹ̀ bí ìmọ̀ bẹ̀rọ fún àmẹ́bí mẹ́tọ̀ lọ́rọ̀ obìnrin sí gbọ́nà lọ mọ̀ndọ́dá ìntẹ̀túbá ọlọ́run ò sọ wípé ní fòmí rí tẹ́ẹ̀bá lè túbá tẹ́ẹ̀bá ń dànàbí ọlọ́run pé ó fi àdíyẹ́ kò sọ́run tó bá ìlú oúnjẹ fún wa ta wá ní kẹta fẹ́mi àtẹ́yìn náà ẹni tọ́lọ ń kẹta fún gan fún ọba dẹ́dà ó tún tẹ́ẹ̀ṣọ nítorí kílọ́wà tí a rabbi wa salamu alayhi ipò tó ń kálukú bá wà àtàyètọ̀ bá obìnrin tó dáa pín olóbe tí ẹ̀ ṣe lóòfù kọ́dọ̀kọ̀ jẹ́ pé tí ó pa inú tẹ́bà ti ṣe lóò obè dáadáa nù jẹmá ebí torí ìṣúrí àtàtẹ̀mẹ́ra yìí ìlà wọ́n kò fi pé méjì mẹ́ta mẹ́rin nínú rí ẹ̀nì kọ̀ọ̀kan wà lálìjẹ̀ náà Ànábì sallallahu alaihi wasallam olóòrùn ìdíbẹ̀ mú ìmá ìbéèrè kan wá wá wípé ẹni tọ̀dọ́rẹ̀ bí lẹ́gbẹ̀ ǹkọ́ tí ló fi ń bí àwọn yòókù kí ó lọ́la wọn abẹ́ akẹ́lẹ́ ọ̀rọ̀ tí ẹ̀ ọlọ́ọ̀sọ̀ọ̀kan ìpé èyí tó sì àwọn mímọ̀ ni ọba dẹ́dà nínú àánú àánú tó nífàwọ̀ ọkùnrin tẹ́lẹ̀ náà tí wọ́n bá kó gbogbo àwọn ẹ̀dà lọ́ndrẹ́dì àwọn tẹ́mì wọn ogun gbogbo ẹ̀dà akọ́kùn àtóbe ẹgbẹ́ àpọ̀ wọ́n wá ní obe tẹ́mìrì ogun ọkùnrin tẹ́mìrì ogun obe tẹ́mìrì ogun wọ́n kó 80% ọkùnrin tẹ́mì ogun wọ́n jẹ́ 20 obìnrin tẹ́mì èrè onígun wọ́n jẹ́ 20% ọkùnrin tẹ́mì èrè onígun wọ́n jẹ́ 80% ìwọ̀n bá díẹ̀ tánú iná kálẹ̀ lò mú ayò àtàlàáfíà ọlọ́ni ẹ̀yìn ẹmọ́ ti kan sí pé gbogbo tó bá ti jẹ mọ́ orí tó wá jẹ́ kí orí yẹ in tí ń tọ́ka sí ni pé mo fẹ́ kí ọkọ mi kọ́ mọ́ rí mi láàrìdónú ìdìtẹ́ lè ní o ṣùgbọ́n mo fẹ́ kọ́bẹ̀ ẹ̀kẹ́ ni ọmọ ẹ̀lẹ́kọ́ lójú gbogbo ọ̀nà tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní mẹ́sẹ̀ wájú ọlọ́run tí è bá ti ìjókò tí ẹ̀mẹ̀ pé ọ̀rọ̀ pẹ́pẹ́ fúrú ni àìmọ́yé yàrá náà ló ti lé tẹ́lẹ̀ ọ̀gá sàánìkò ọ̀sàánù ọ̀gá bó wà ní báyìí ah, alhamdulillah kò sí sọ́rọ̀ wà tẹ́fẹ́ sọ tí ọ̀rọ̀ ti ẹwà mú ti ẹ̀ ti gbàgbé tí máa tí àpàdà bọ́ sọ fún olùdọ́là náà máa sọ ọ̀rọ̀ sásùn ó bí òní bínú tàbí ọwà kóòtà ẹni kan sì wò pé ah sàánìkò sọ́rọ̀ wà tí ọ̀rọ̀ kẹ́ ti ẹwà méjì náà lọ́rọ̀ ọ̀rọ̀ wà nǹkan tí wọ́n ẹ̀sàtì ẹ̀dókò ṣe rẹ̀lẹ̀ kejì tó bá ah, ẹ̀dù ah, ìgbésà pé pọ̀fẹ́ sí ìrìnkẹ́ẹ̀kẹ́ ló jẹ́ kí n gbàgbé àwọn ìpọ́fẹ́sọ ẹnìkan gbóyìn fún mi o ọya ẹ̀mẹ́sẹ̀ àkínúlẹ́rìnlẹ́wà ó tún dọ́kọ̀ ẹ̀dú ó sí pẹ̀lú pé orí òun mẹ́ tí kí ń ṣe nínú tí ń ṣe ìyá ọba adẹ́dà kọ́ wọn lẹ́pọ̀ ni

àwọn ọmọ wá gbé lọ́nà mi wọ́n ma gbé lọ́nà òdì jẹmáà sọ́ọ̀mọ̀ wípé tọ́lọ́ jẹ́ pé bọ̀mù bàrá ìdáàbí náà sí ẹ̀nà gan àrẹ́lẹ́ sọ̀rọ̀ ní o àrẹ́sọ̀rọ̀ ní o ẹ̀ẹ́lẹ́ sọ̀rọ̀ ní jẹ́ ìṣọ́ngọ́ pípẹ́ ẹ̀nà gan à nọ́mì bó ṣe wáyé ọkọ́ máa gólọ́ ni a máa gólọ́ wọ́n ti dẹ́sẹ̀ wọ́bì kan àwọ̀ ago pẹ̀lú seconds adẹ́ ń pa 4:30 lélẹ́yìn agbẹ́tẹ́tẹ́ mi lọ fẹ́ pín fún tẹ́tẹ́ mi náà ni ó kú mọ́ pàdé ọ̀kan náà máa yà nínú islamu wọ́n sọ fún wípé ustad gbogbo tí ó mọ́ kọ́ ń jáde yìí tẹ́ntàkò yìí ẹgbẹ̀rú ọlọ́run kí ni mọ̀ tàkò tí ẹkọ́ yìí jáde ṣe tán bára ọsàn wá tán níyàwó mẹ́rin àwọn ọgbọ́dọ̀ na kọ̀ọ̀kan lọ́sàn kọ̀ọ̀kan ọsàn mẹ́rin tán fẹ́ fún wọn àwọn ọmọ kọ̀ọ̀kan àwọn wà máa gé sí mẹ́rin ọsàn number one ẹni kọ̀ọ̀kan náà ni ó mú mẹ́ ọsàn kejì àwọn tó gé mẹ́rin alhamdulillah in ọ̀sẹ̀rùsẹ̀ bí kí wọ́n lè bá mú kankanáà ní bẹ́rẹ̀ nìna fọ́ọ̀mù tí a rà fún ibẹ̀ vinson tẹ́tẹ́ rà fún ìyàwó tẹ́ vinson ẹ bọ̀bí ti alé ẹ gé mẹ́rin ẹ̀wọ̀n náà ni o ti ìyàwó náà ẹ gé sí mẹ́rin ó kàlùkọ́ ni ẹ̀mẹ́ mẹ́ tí ah orí fọ́ọ̀mù ah fún orí dámù ẹ̀mẹ́ ọ̀bọ̀ sọ́gbòrò

yàgbẹ́ gbẹ́gbẹ́ sí ẹgbẹ́ mẹ́rin because kò sí wíkìlọ̀ ọ̀hún ní ọmọ rẹ̀ rẹ̀ yóò gbù tí ó gbù obìké ní obìké lọ ẹ́ ìyára náà mẹ́rin ẹwà mọ̀ bẹ́ẹ̀ tó súnkọ̀ pàdán yá ń sáàtì ilé òṣèṣì ah, rẹ̀ ẹ̀kọ́ dédé sẹ́kọ̀ọ́ jẹ́ wípé jẹ́ pé dédé lọ ẹrù ìsìláàmù tọ́lọ̀ fà nẹ́bí o kìí sí ẹ̀sìn bàbá sàlá àwọn agbé ìlúkanlẹ̀ ẹnìkan lúlù ẹnìkan wá ń jó ẹnìkan ń kọrin tẹ̀lé rọ́ ìsìláàmù ikọ́ in tí ọba yẹ́yẹ̀ bẹ̀ kí ọ̀nà rẹ̀ bẹ̀ lọ́dọ̀ àwọn mímọ̀ fásàlù ara dìkìrì in kuntum la ta'lamun an sọ sáàmù wá ní òun yẹra fáwọn obìnrin ni ìwọ́yà ní ìnàtọ̀ wá sọ pé kí ní kèèṣẹ́ ìkẹtẹ̀ ní ìṣẹ́lẹ̀ lọ́sọ̀sọ́m ọjọ́ kan lọ́sọ̀sọ́m pẹ̀rẹ̀ ọwá ọgẹ́ ọ̀kan fún ìyàwó rẹ̀ ìkan wá dọ́dọ̀ ya wa Zainab bintu Jahsh bẹ́ẹ̀rẹ̀ ìṣọ́lọ́n ni ẹba ń fún sí faradatihu mọ́tàn sáàríà wọ́n bá tún báyà rẹ̀ ẹ̀rọ kí ẹwù ẹ̀wà fi sẹ́lẹ̀ a ní ẹ̀rọ bẹ̀rẹ̀ yìí lọ ní ìjẹrẹ ìlékú wọ́n tó kààrẹ̀ lẹ́ẹ̀kejì àbídúró fi sí ó tún lẹ́ẹ̀kẹta àbídúró ti gíní ó tún ànàbí sọ́rọ̀ àwọn mọ́ àrẹ́bíwà sallallahu alaihi wasallam fún àpọ̀lú àwọn sọ̀hábà ìjọka wà dá jẹ́ àfi sẹ́yìn àwọn muslim ramu ta'ala wà jẹ́ àfi muslim ahmad bisnadin sahih kẹrìsì aslam ti bẹ́ẹ̀kì jalisan bayna nisa'i an dújọ́kù láàrin àwọn ìyàwó rẹ̀ sáàkìtàn wájiman ó lè sọ̀rọ̀ ìbànújẹ́ sí mú ó doríkodò wọ́n wá rọ kìríkà nàbí yes annahu mata àjúníyà yes annahu ma lè sa'inda ó ń kàlùkú wá ń bí ànàbí léèrè in tí ànàbí òmì yóò sì mafi ankara mi ń kọ́ òní ní ìgbàwó ọ̀dọ́lá ọwọ́ ọ̀fẹ́ pẹ̀lú ìfẹ́bìnrin kankan ẹni jẹ́mà tó dé rọ́sàsálàm bàbá tó mọ̀ sọ́kẹ́kẹ́ bá mẹ́ra ó tó gẹ́rà ìbòtìrí ìbàtà ó ní ìní ìgbà ó kàrùkú náà fẹ́ dúró tàbí náà tó dé rọ́sàsálàm mọ̀ sọ fún pé pọ́ọ̀tù tí mọ́ ń lò yẹn ní ìfẹ́ ilé ìrùnmà ó ti dé gbọ́n kèékèèkèé jẹ́ kí ọ̀bẹ̀ ojúrẹ́ ìfẹ́rọ ẹ̀bà nǹkan báyìí ah, ó ń kàrùkú sàǹsọ̀ tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ariwoyin wá pọ̀ lórí annabi annabi ò sì ní jẹ́ bẹ̀rẹ̀ wà dúríkodò ìbànújẹ́ wá mú an sọ̀hábà tí a fẹ́ wá kẹ́kọ̀ọ́ àwọn kẹ́lẹ̀kùn Kó ṣe sàá àbákìrì bá dé ní bá ń kẹ́lẹ̀kùn tàtà wá ní ọ̀nà àbákìrì ah, ó sọ́lọ́ ni wọlé tàbí òyìnbá fọ́nà ikú àbákìrì wọlé tí a yà ìjáàbù ti ṣẹlẹ̀ nígbà náà àbí ètí ìṣẹlẹ̀ torí agbọ́dọ̀ jọ dáadáa àmọ́ àníbí alúṣàsánàm ọba yọ̀nda fún àbákìrì àbákìrì wọlé bó ṣe bá nẹ́bí inú rí odò kí ló dé kí ní ah. sáàríkùn ó tó di umar àwọn nǹkan ní kú náà sì jókòó nínú àwọn ọmọ wọn ìyàwó iṣẹ́ ìjókòó ó bẹ̀rẹ̀ kó change position bó ṣe wà sí ànẹ́bì ẹni tó ṣẹ́gbẹ̀ báyìí wọ́n dúró báyìí náà ẹni tó báyìí náà rárá ẹni tó dúró báyìí náà ó kálùkú wọn ò chéjì umaru náà wọ́n bá yọ̀nda fún náà oní àbá jùkú lọ bá wọlé wọ́n wọ́n mú ju ara wọn kí ló dé ó sì ọlọ́run wá fi sí kí lọ sọ àbákìrì kí ló sí ó dìde lọ bá yàwó ṣàkí ló sí fún wọ́n mú kí ló sí wọ́n ni bàbá yàwó hafsọ̀ kí ló ṣe fún kí lọ́lọ́run wá sọ pé ká nàbí ò ṣe láti fi gbà nàbí ilẹ̀ lọ́wọ́ ìpinlẹ́mí kàtò ṣọmọ pé sóòn ní sábàbù ayatu tahyir àti الرحمن من هنا نستعني في الخطبة في الجمعة القادمة إن كان في البقية ibi tí ó túbọ̀ ti tẹ̀lé tí ó ti ṣọwọ́dúnrún ọba di jùmọ́ àti mbọ̀ ọba tó ọmọ ti ìgbà kọ́dà púpọ̀ rẹ̀ nìkàsí rẹ̀ àtàwà àtẹ̀yìn kó ló wà fún ọ̀nà rẹ̀ jálẹ̀ ọlọ́njọ́ inú ilé ẹni kọ̀kan wa méjì òjò gbogbo ló ti ń jò báyìí ọlọ́mbà ní jí o ọlọ́dà nìkàsí rẹ̀ ìta méjì òléwa ìyẹn méjì òléwa ìlú ní ni ó ṣe bọ̀ padà láì mìírí nǹkan ni ó sì fẹ̀mí sí pé òun wá tó wọ́n jẹ lọ ni ọlọ́njọ́ bá ní bútútù sí o ọlọ́njọ́ bá sí o jẹ́ a lè gbọ́ràn sí ọlẹ́nu nítorí pé ìwọ yí àdéhùn rẹ àwàdàwà yẹ àdéhùn tí wá ọlọ́ndàkùn nínú ẹn tí yà ọjẹ́ mẹ́jẹ̀ àwà mẹ́wọ̀ nínú ẹn tí yóò sọ ẹkún mẹ́jẹ̀ àwà mẹ́wọ̀ nínú ẹn tí ọba lọ mẹ́jẹ̀ àwà mẹ́wọ̀ jẹ́ àrí ọ̀sìn lọ́nà tó gbà yẹ̀ ló sí wa وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأمجده وأكبره وأهلله وأشكر على نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأسلم وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى أرسل إلينا نبينا محمدا صلى الله عليه وسلم مرشدا لنا إلى ترك الخيرات وترك السعادة في الدارين وكان صلى الله عليه وسلم أصبر الناس وكان صلوات الله وسلامه عليه أكبر الناس في تحمل نواقص النسوة وكان رسول الله صلى الله عليه وسلم حريصا على العدل وكان عادلا بل كان عدلا بين نسائه وكيف لا وقد أرسل رحبة للعالمين يريد الرسول أن يحبب نفسه إليهم وأن يتغلب على غيرتهم لكن الله سبحانه وتعالى يرشد النبي ويؤدبه ويعلمه وكذلك يوفقه فيما نوى صلوات ربي وسلام عليه ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم اعتزل نساءه تسعا وعشرين ليلة أو اعتزلهن شهرا لقد اختلفت الروايات بسبب ذلك ومن ذلك ما جاء في الصحيحين من حديث ابن ابن عباس رضي الله تعالى عنه وأرضاهما في قصة اللتين تظاهرتا وتواطعتا وتواصيتا على رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها وارضاها وحفصة بنت عمر رضي الله تعالى عنها وارضاها وقد اعتزلهن رسول الله صلى الله عليه وسلم لأي سبب قال بعض العلم وصف ذلك وما جاء في السيدة مسلم حديث أم المؤمنين عائشة رضي الله تعالى أنا وارضاها النبي صلى الله عليه وسلم كان يحب الحلوى والعسل وكان يدن من نساء بعد العصر فينقص عندهن فدخل على حفص دخل على حفصة يوما فاحتبس عندها أكثر ما كان يحتبس فغبت فقلت لنحتال لنحتال له لنحتالن له فلما قلت أم المؤمنين هذه المقالة أخبرت أم المؤمنين حفظة رضي الله تعالى عنها وارضاها بزيادة مكتب رسول الله صلى الله عليه وسلم عند زينب بنت جعش فتواطأت وتظاهرت على أنه متى ما من عندها أن تقول إحداهما له إذا دنا منها أو دخل عليها إني لأجد منك ريح المغاطير وإن سألك عن هذا فقل فقولي له لعل نحلها جرست العرفت توقعت على هذه النقطة فلما أخرج صلى الله عليه وسلم من عند أم المؤمنين زينب بنت جهش دخل على أم المؤمنين عائشة رضي الله تعالى أنا أرضاها فقال قلت له إني لأجد من ريح المغافير فخاصة ريح المغافير إنما شربت عند زينب عسلا فقال لعل نحلها جرست العرفة فقال إذن فلا أعود ولا أشرب عندها عسلا أبدا دخل على حفصة فقالت مثل مقالة أم المؤمنين وبهذا تظاهرت وتواطأت على رسول الله صلى الله عليه وسلم فهذا سبب قول الله تعالى إن تتوبى إلى الله فقد صغت قلوبكما لأن صلى الله عليه وسلم تأثر بهذا الأمر حتى حرم على نفسه ما أحله الله له فعاتبه ربه سبحانه وتعالى بقوله يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وصلاة الله وسلامه على عباده المرسلين أمة الإسلام أوسيك ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم أمة الإسلام وهكذا كان رسول الله صلى الله عليه وسلم يحاول أن يدخل السرور على قلوب نسائه وهذا دينله دائما صلوات ربي وسلم عليه قد أرسل رحمة للعالمين كما كنت سالفا ولكن تعرف الروايات في سبب هذا ذكر صلى الله عليه وسلم نساءه تسعا وعشرين ليلة وفي أخرى أنهن سألن رسول الله صلى الله عليه وسلم ما ليس عنده وطلبن منه زيادة في النفقة حتى أتعبنا رسول الله صلى الله عليه وسلم بهذه الأسئلة دخل صلى الله عليه وسلم بيتا وبين وهو بين نسائه وكل منهن تسأله النفقة وليست عند رسول الله صلى الله عليه وسلم استأذن الناس لم يؤذن لهم حتى جاء أبو بكر فاستأذن فأذن لا ثم جاء عمر فاستاذن فأذن لا فرأي رسول الله صلى الله عليه وسلم ونساءه وحوله يسألنه النفقة كيف تجاوب الرسول مع أبي بكر ومع عمر بيون من الرحمن نستانف هذه الخطبة من هذه النقطة في الخطبة القادمة إن كان في عمر أسأل الله الذي لا إله إلا هو أيجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا انتحمي بلد المستضعفين من المؤمنين المؤمن في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا لا تحلنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين يا حي يا قيوم برحمتك نستجيب أصلح لنا شأننا كله ولا تكلنا لأنفسنا طرفة عين أمة الإسلام وعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائل في يا ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرا اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم